الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفر الله سبحانه وتعالى أترى لكم كاتي قفوة النبي محمد صلى الله عليه وسلم أويتي أسأل إلى نهنني وأوقات النهي عنك وأوقات النهي ni àkójọpọ̀ mẹ́ta ni wọ́n àmọ́tàbá ní ká tó ń fọ́ sí wéwé yóò padà mọ́ orí márùn a lè ṣàlàyé pé nínú ẹni lẹ́yìn sọ̀látù sọ́rọ̀hé títí tó rùn fi yọ wà tó ní àwọ̀kan ti náà yìí ìyẹn gbọdọ̀ kí òun lò nínú ẹni pé nígbà tó rùn bá tó yọ tán títí tí ó tún fi lọ sókè díẹ̀ bí kọdúrú ọ̀rọ̀mù ní tó di pé yóò yẹ àtàrí nínú ẹ̀ ni tó bá ti wá yí àtàrí ẹ̀ táìmù ṣúgbì tí wọ́n nínú ìtumọ̀ ní kébì fọ́dẹ̀n tí sí ààyè wọn bá nínú ẹ̀ ni lẹ́yìn ìran aláṣẹ títí tí wọ́n fi yẹ́lò tàbá ti kí aláṣáàrí tán èyàn gbọ́dọ̀ kí wọn because ìgbà gani wákù alìkhtiyari salatu aláṣẹ ló tán ìtumọ̀ ní pé lásìkò wọn irun tó bá kí yẹ́yà jẹ́ ìrìn àṣìrí bẹ́ẹ̀ tó ti shams lẹ́yìn náà mínà lè sfèrọ́ hátà yẹ tí ma lè gbòrò láti a lè sfèrọ́ mú títí tí gbogbo bí ṣẹlẹ̀ almuhim ni pé lẹ́yìn asir kò sí náfílà kankan títí tí ó bìí àti kọmọ grip kò sí náfílà kankan lẹ́yìn rẹ̀ àwọn ṣàlàyé pé ẹnu àwọn àkọ́kọ́ ìjìmọ́rù wọ́n wá pín níbi àwọn àwọn salawat tó jẹ́ dhatul asbab dhat al-asbab àwọn salawat tó ní sábàbí gẹ́gẹ́ bí kí náà ń pè tahiyyatul masjid gẹ́gẹ́ bí rak'ata al gẹ́gẹ́ bí salatul khusuf láwọn ìta ṣàlàyé ní àná tí wọ́n lẹ́sàrẹ̀ fún pé Abu Hanifa Imam Malik Imam Ahmad èyí tó gbajúmọ̀ nínú madhhab Imam Ahmad ó ní wípé ìrìnlẹ̀ sí tó ti pé Imam Shafi'i àti ọ̀rọ̀ kan náà látọ̀dọ̀ Imam Ahmad ó sì ló ó strong gan kódò ni Ibn Taymiyyah ọ̀gàlàwọ̀gá gbọ́lá fún ó ní pé èèyàn lè kí àwọn nàwáfíìl tó bá ní sábàbí bí a mọ̀kànlá ṣàbàlá mọ̀kàn wọlé padà mo lè ṣe náfílà bóyá kò súfù ṣẹlẹ̀ mo ní táìmù yẹn bóyá mo ẹ̀sẹ̀ wọ́n mọ́sálásí ni mo lè ṣe rọ́kà àtàhíyàtà masjid ní tẹ́mù wọ́n ni wà mọ́ṣà al-khilaf bayna al-fariqayn huwa gudubbu at-ta'arud bayna al-ahadith fata'ifatun minha عمومها يفيد النهي عن الصلاة مطلقا في تلك الأوقات وطائفة أخرى أي يرون أن عمومها يفيد استحباب إيقاع الصلاة ذات السبب ولو في وقت النهي in tó fa khilafu náà ni wípé àwọn àhàdìtì àwọn tọ́ìfà kan wípé generality yẹn ó ti kó gbogbo náà fílà sínú ní báyìí gbogbo tó má pè náà fílà wọ́rẹ̀ sàn mí wípé no bọ́n ṣe generalize yẹn kò wá mí pé náà fílà tó bá ní ìdí kan tí ṣẹ̀rí àti sọmọ́ ìdí yẹn èyí lé sí gẹ́bà yìí sọ gẹ́bù jẹ́ pé láwọn àsìkò yìí tó ṣe pé náhíwà fún àṣíyàm náhíwà fún àṣíyàm gẹ́gẹ́ bí yawmu sabt àbí yawmu jumaa ala al-khilafi o ní pé tó á kébí àwẹ̀ kan wà tó bá jẹ́ àwẹ̀ ọlọ́lá tó bá bọ́ síjọ́ náà ìyẹn lè gba àwẹ̀ yẹn bí نعم ok ok you can call kunit e ka file o fe ka wọn imam muhammad bin ibrahim ali sheikh àti imam saadi ama al khulasa wọn ni láàrín ilé ka ti sọ ẹka mawule wọnú khilafu pọ̀ náà wọ́n ni fa'ida ilé gẹ́gẹ́ bí wọ́n kàfẹ́ fún ní àǹfàní kan o ni alhikma fi nahyi anis sala fi hadhihi al awqat هي البعد عن مشابهة المشركين الذين يسجدون للشمس عند طلوعها وعند غروبها so àti sọ ilé ìpé hikma tó wà níbi náàyù ní pé ká má jọ àwọn olùṣẹbọ àwọn náà máa ń foríkanlẹ̀ fún oòrùn àwọn náà máa ń sin oòrùn nígbà tó bá fẹ́ yọ àtìgbà tó bá fẹ́ wọ̀ ẹ́rùpá àwọn àsìkò tí wọ́n ní ká má kí oòrùn ó fẹ́ jọ táìmù tó bá ti fẹ́ tó bá ẹ̀sẹ̀ yíyọ tó bá ti yọ tán náà àti táìmù tó bá fẹ́ wọ̀ tí jò fi wọ̀ tán àti táìmù tó bá wà ní àtàrí àwọn àsìkò yẹn náà ní ká má kí ohun ká sì má sin òkú èyí kí ń sin òkú láwọn àsìkò yẹn na wọ́n ní fàlì islam yuridu an anna min atba'ihi alwahdata wa kó jẹ́ kan wa yuridu min hal istiklal islam fẹ́ jẹ́ adádún ká má dàbí àwọn ẹlẹ́bọ fàlá yàtàdúnà ọ̀rẹ́rọ̀hùn ẹ gbọ́dọ̀ kọ́sí àwọn míì fàlá tẹkúnù láhùn ṣàksíyàtùhùn alìsìlámíyà bal tẹkúnù láhùn ṣàksíyàtùhùn alìsìlámíyà ìjẹ́ mùsùlùmí wọn yẹ ó gbọ́dọ̀ wà lára wọn so almuhim o ni wípé ẹ wá wo islam tí ò but wọ́n tún kírun táìmù yẹn kí nìdí àwọn olùsẹ́gbọ́n máa ń ṣe báyìí báyìí how much more èèyàn tó wọn lọ jẹ́ òun níbi ọ̀ṣun òṣogbo ẹ wá imagine Anytime ìrún náà mú fẹ́ kífà mọ́sí mú wàfá kìí ṣe léòsà mú wàfá tó ti bẹ́ẹ̀ má forí kalẹ̀ táìmù yẹn because ó ti fẹ́ jọmọ́ táìmù táwọn arabi wọ́n sí how much more bóò ló sì wá tún burú já ìtó èyàn tó ń ti ẹ̀fẹ̀ kan wá lọ síbi Ọ̀ṣun Òṣogbo àbóhun lọ síbi sóhun lọ sí ṣọ́ọ̀sì ń tiẹ̀ nítorí ìṣẹ̀mú 5 kg tí ó gbà àtòrógbà agbolo méjì àtàbọ̀ tí ó gbà òun fẹ̀ kan lọ sínú ilé ìjọsìn wọn

àwọn ẹlẹ́gbọ́n mọ̀ pé ń tó ráwọ̀ yìí tó wó lọ́kàn wọn má tọ́tì ẹ̀sìn má tọ́tì wọn bọ́sẹ̀ wọn tó bá ti ṣe bó ṣe wọ́n lọ́kàn náà ní o má fọwọ́ kan ẹ̀sìn tó bá tọ́tì rẹ̀ inú gbé ọ alhamdulillah bí ọkọ̀ ṣe ilé àmọ́ irú mùsùlùmí táwọn kan kúrú ti sáwùjọ àwọn mùsùlùmí ọlọ́bẹ̀ yọ mùsùlùmí aláàlọ́bẹ̀ ní tẹ̀mí aláàlọ́bẹ̀ àmìdàwú aláàlọ́bẹ̀ ní ṣeun alẹ́ni mo rí incidence kan ẹnìkan kú kírísítẹ́nì mo sì ráwọn musulmi tán pé may so rest in peace ah ish hada subhanallah níbo ní ibo làwọn èèyàn wà so backward dé níbi ẹ̀sìn may so rest in peace tọ́lọ̀ sọ pé lakọ̀dì káfàrọ̀ lẹ́dí na qalu inna Allaha thalithu thalatha ọlọ́run láwọn ẹni pé kèfèrí láwọn tọ́bá ní mẹ́ta lọ̀kan lọ́lọ́run sí ọwọ́ gbọ́dọ̀ sàdúrà fún wọn tẹ́bọ́kú àlìjẹ́nà orí ọwọ́ ọlọ́run inna ad-dina inda Allahi ọlọ́tún sọ wípé fàmọ́nyẹ̀ jẹ́bi ọ̀gọ́yọ̀rọ̀ ní ìsìlámi dínẹ̀lì fàlànìyàn minhu wa huwa fil akhirati min al-khasirin èyàn tó wà nínú àwọn khasirun wọn ni wọ́n ní mèyí só rẹ̀ sí pieces ní ọ̀rẹ́ sí mọ́tara rẹ̀ salmuhim ni pé làbúdà ní tashiri akídà tí mùsùlùmí àwọn stop gbogbo ká mọ́ sẹ̀sẹ̀ pẹ̀lú

ala tó jù àwọn kèfèrí níbi ìmúra àfàwọn ìmúra tó bá ti ọ̀rẹ́ dì pàwápọ̀ tó bá láwọn ìmúra kan tó wà specific ipé àwọn kèfèrí nílé làwọn ṣàlàyé lọ́ka tí wọ́n ká ọmọ ká àwọn àbọ̀ àkàm alìdìmà àwọn tó ìkéṣe mùsùlùmí o báyò báyò àìkẹ́kọ̀ọ́sẹ̀ wọn àwọn wọ́n sì mọ̀ nímọ̀ ìpá ẹ̀sìn wọn ni kódà wọ́n wà wípé ìwà àwọn mùsùlùmí ló wá dájú sórí tá ń sọ fún ọ̀yẹ́ kéèyàn dún lórí ẹ̀sìn yìí kéèyàn mọ́ Islam láwọn àsìkò tó kọjá nù because kí ní ọmọ question mẹ́jẹ̀ rẹ̀ pé kí náà ṣe tó tọ́ bẹ́ẹ̀ ah, wọ́n lè compromise kí ní ọ̀yára wọ́n kódà wọ́n tó bá ti di bí ọ̀gẹ̀sà ilé yẹn sọ̀kalẹ̀ tí hmm, wọ́n bẹ́sì wá sí sọ ní wọ́n sí ẹ̀rùn sí ń bà wọ́n kódà ìwé tíjú àti ọbẹ̀ àmọ́ni ah, ah, ẹ̀sìn ọgbà bẹ́ẹ̀ ni ẹ̀sìn ọgbà bẹ́ẹ̀ ni wọ́lá bẹ́ẹ̀ ni ah, ẹ̀sìn ọgbà bẹ́ẹ̀ ọlọ́run òfin ànẹ́bí òfin sallallahu alaihi wasallam so kí ní wọ́n wà lára wọn pé òdodo ni kí ní gbọ́dọ̀ jẹ́ ẹfẹ́ oye báyà àbí hádà wọ́n ni wọ́n àmọ́ tó jẹ́ kẹ́sìn kó di bó ṣe jẹ́ lé ní àyọ́ àmọ́ wọ́ndà kí ló dé táwọn kírísẹ́dì kí sábà gba ìsìláàmù láwùjọ tí wa mọ́ wọn kò sí rísì tẹ́lẹ̀ fi gbáná kí ní yàtọ̀ nínú ẹ̀sìn tó ń ṣe àtẹ̀sì táwọn náà sí kí ní yàtọ̀ wọ́n lùlù ẹ̀yìn náà lùlù ẹ̀lù bàndírí wọ́n ju ẹ̀yìn náà jó wọ́n lọ sóòrù ẹ̀yìn náà lọ sóòrù ẹjọ́ ń ṣe náà ni wọ́n gbómi lọ sọ́ọ̀sẹ̀ ẹ̀yìn náà gbómi lọ ẹjọ́ ń kọrin ni sọ̀rọ̀ yàtọ̀ tó wà láàrin méjì ẹ̀yìn kan fi lágbára díẹ̀díẹ̀ sórí ti alẹ́ amúdùn ní ìlà ìgbẹ̀yìn náà fi díẹ̀ díẹ̀ díẹ̀ sórí tí kí ni àtọ́rọ̀ ìwé ìjìbá kí ní wọ̀n láwọn sẹ̀lẹ̀ mọ́ kakúlù àlọ́ àwọn sẹ̀lẹ̀ wọ́n ká yásùn kùrù sí ìdàdà wọ́n bá gbọ́rí èmi máa ń gbọ́ pẹ̀lú etí mi báyàbáyà tán ma ka kùrù sí yù tán ma káyá tán ma kalà kọjú jákùn yìí láfí special bí ẹ̀sìn rẹ táwọn wá sí tiwọn. hafẹ́ wọ́n wọ́n ní pé ojú kòkòrò rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ kásà mọ́ ogun tó wà lọ́wọ́ àwọn kèfèrí àbíká mọ́fẹ́ kan bínú ìfẹ́ kí kèfèrí bínú lè gíìzọ̀ bí ihe olùkù fa ọlọ́run fàwọn sọ̀hábà ìfi bí àwọn kèfèrí nú àwọn kèfèrí ẹtú bínú yóò tún dáa sọ̀hábà sọ ẹtú bínú yìí ó kẹtù bínú ni ẹ kèfèrí ò bá rí mi bínú ẹ̀dá

kó bùn wa ní ìdúsinsin lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó dẹ̀ mọ́sí wa nínú àwọn mudahinun àwọn tó ṣe pé wọ́n ma ń ojú ma sọ̀tún sósì ma ṣe gbogbo ẹmọ́ra an bí Allah subhanahu wa ta'ala kó fẹ́ sẹ́sọ̀ ẹni kọkàn orílẹ̀-èdè ahada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh